إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعذون قوما الله مهلكهم الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون أعوذ بالله من الشيطان الرجيم فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفعلون يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد adúpẹ́ fún Ọlọ́run baba Allah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apari ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn ọ̀la alhamdulillah rabbil alamin wọn oore tọ́lọ́ọ̀bá tó tó ṣe fún wa tó tó ní kí a jí sáyé lè ní alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi Muhammad sallallahu alaihi wasallam wọ́n tí musulmi bá jí sáyé àdúwà àtàṣì ni الحمد لله الذي أحيانا بعد ما pa wá النشور. àná. alhamdulillahi alladhi ahyana ba'da ma ọ̀dọ̀ ẹ̀ náà ní gbúdá sí gbogbo nǹkan ìdó tó sì fún aláàárọ̀ yìí tó dẹ́nu padà sí wá lára àmàlò rẹ̀. alhamdulillah. wọ́n a máa dáwọ́ rẹ̀ lóní ara wa. àmín. láti wá wà ní ẹ̀ tí ń lọ díẹ̀ díẹ̀ yìí gbogbo ìràwọ̀rọ̀sẹ̀ wa síwájú rẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run mọ́sá ìgbà lọ́wọ́ wa àmín mọ́ndàlú aláyà àmín ohun tàà wá ń fẹ́ lóore ọ̀dọ̀ ẹ lọ́wọ́ àmọ́ṣà ìṣe fún wa àmín ohun tàà fẹ́nu aburú mọ́sá ilé jìnà sí wa àmín akẹ́rà wa kọ́ àbọ̀ àìgbogbo ẹ̀ náà tí àwọn akọ́ àbọ̀ sí di ètò yìí ètò wa tafsirul Qur'anil Karim tafsirul Qur'anil fún àti aláǹfààní àdìgbò wa ní àná ìjẹta ìjẹrin a rí pẹ́bí tí a wà ò náà ni kí ló fà á tí a fi mú àkọlé ní ọdún yìí kí ni àkọlé náà nahwu bina'i dawlatin mutatawwira towards building a developed country ọ̀nà wo la lè gbà ní ìjọba ìdàgbàsókè so nínú ìlú wa Nàìjíríà yìí tí ò ní jó àjò rẹ̀yìn má tí ó máa jó àjò lọ síwájú ìjọba kí la pè ìjọba ìdàgbàsókè fún ìlú tó yí pé ìjọba tó bá dé yóò mọ lérí tí ó kọjá lọ gẹ́gẹ́ bí ìlànà ètò ìjọba ń bí tá a máa ń pààrọ̀ àwọn ìjọba lọ́dún mẹ́rin mẹ́rin ìgbà mi ń bẹ ẹgbẹ́ kan náà la máa pààrọ̀ láwọn àyíká kan nínú àwọn ẹgbẹ́ tí wọ́n gbégbá pé àwọn fẹ́ darí ìlú ìgbà mi ẹ̀wẹ̀ sì rí ní òòrè kan ẹgbẹ́ kan wọlé ẹgbẹ́ kejì a lọ sinmi ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe rí nílànà ìjọba wa kódà ń gbà mí ń bẹ ẹgbẹ́ kan project àwọn àdáwọlé tí ìjọba kan gbé kalẹ̀ omi ò sì dé àbándọ̀ ẹ̀ hmm. láti gẹ́ni re. yóò àbándọ̀ rẹ̀ dáwọlé mi yóò tún bẹ̀rẹ̀ mi èyí tí wọ́n bá lọ tẹ́lẹ̀ àforísánpán hmm, ètò tún bẹ̀rẹ̀ yẹn náà ọjọ́ náà yọrí a wà máa rí àwọn project oríṣiríṣiríṣiríṣi tàdádúró gbọmí ń bẹ àmì àti náwó sí àdí àlàpà àwọn gbòmítọ́ pé ó yẹ kí gbogbo nǹkan ti dàgbàsókè ìfàsẹ́yìn àbá hmm. eléyìí ṣe ìlànà ìjọba ìdàgbàsókè ìjọba ìfàsẹ́yìn ni hmm. kí ló sì fà á tó gbọ́n fẹ́ kówó project iná ní ọ̀nà tí olóṣèlú ń gbà rówó hmm. ẹ̀tọ́jú wá kan tó ti fún àwọn tó gbé fún ìjọbátọ́ wá dé ti rówó hmm. náà tó gbogbo ilé ọmbàjọba jẹ́ àwọn àti wá rí tí asọ̀fún alánà bí abára wa kò sọ́nà àbáyọ ojú ká padà sọ́dọ̀ náà bá lọ gbogbo náà ni a máa ka sọ́tò tọ́ ha látara ya 122 tí èdè 127 ìtàn ọmọnìyàn nìyẹn àwọn ọmọnìyàn a ní ẹlòmíì ní bàbá wa tó jù ádámà lọ ó ní bàbá gbogbo wa fúnra ọlọ́run bá lékẹ ọlá láti tìtìkọ́ ló ti jẹ́ ká mọ̀ ilé ayé à ń bọ̀ yìí a lè ló pẹ̀lú inú ara wa kárí sí a lè ló pẹ̀lú agbárí wa kárí àwọn ànábí ọlọ́run kúrò èèyàn pé ẹ lè rí òmùgọ̀nú àwọn ànábì ọlọ́run ọ̀jọ̀gbọ́n ni wọ́n bẹ́ẹ̀ náà ní ká níwọ̀ ọmọlúwàbí lára ẹ lè rí inú àwọn ànábì ọlọ́run ìwà tí ọ̀dá gbogbo ànábì ọlọ́run tí wọ́n bá ròyìn ìwà tí ọ̀dá àwọn ọ̀tá wọn ni wọ́n wọn ẹni ibi ni wọ́n lórí láyé ìrọ́ṣì mm-hmm. náà pa máa àwọn ànábí ọlọ́run kódà ń gbà mí ń bẹ nínú ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn ẹlẹ́sìn Yahudi àti Nasara ẹ ma wò pé ṣé ìwé náà lélẹ̀ nínú àwọn kan tí a ti dàrú ní ìwé àwọn òdòdó kú ń bẹ o a níwé mi ń bẹ ìwé kan dá máa kànjọ ní ìlú òkè wọ́n pè ní ìkébé ìkébé àwọn àtàkàwé ní bẹ́ẹ̀bẹ̀ ẹ máa ka àwọn àwé àwọn sẹ̀lìyàtì ẹrù kíkébé ni wọ́n ní ọlọ́run wá ànábì kínú àlìjẹ́nà ádámà ń bú lọ́wọ́ alùmùgbébí inú sánmà méje nílẹ̀ méjèèje yóò máa wá dámà káàkiri alìjẹ́nà ẹni ọlá alìjẹ́nà náà máa wa. yẹn kí ń bẹ̀ wọ́n ní jọ kan ọmọ ànábí ìlú tù wọ́n fún ní ọtí mu lọ́bá yóò kánrin bàbá wọn bẹ̀rẹ̀ rẹ̀ sùn ni lótù ànábí lótù alayhi salatu wọ́n ní Musa àtọ́lọ́njọjà tí ìwé náà nìyẹn torí di ilé ló sọ yí pé Islam tọ́lọ́ọ̀bá alékẹ́ ọ̀rán fi rán àníbọ̀ sọ̀sọ́lá a rí pé àlà ìgbòkan ní bẹ̀m̀bẹ̀ gbàrà tọ́wá ní káádà máa bọ̀ sórí ilé ayé ó ń bọ́ tòfin tòfin ni ó sì kí ni ó ń bọ́ tòfin tòfin omi tòfin ó lẹ́rí bọ́ ní máa jẹ ní àá ó ń bẹ́ tòfin tòfin lẹ́yìn ìgbà tọ́nà ọba àlékẹ́ ọlá ti jẹ́ kí ọmọ ta ní Jésù ó jọ mọ̀ èsì orí ọ̀tá rẹ̀ ni ṣùgbọ́n kó lè bá àmà ẹkọ́jọ kò náà láti sàtíà kẹtọ́dórí ilẹ̀ ayé tẹ́jọ wà lọ máa kò yóò hmm adama náà màdání jẹ́ ibilis ibilis náà màdání jẹ́ adama gbọ́lọ́wà parí ètò tó bẹ́ káàdàmà bọ̀ sórí ilẹ̀ ayé tó jẹ́ bàbá wa àgbà olókọ́dórí ilẹ̀ ayé ẹgbọ́n tọ́lọ́ sọ ọlọ́run ní ẹ sọ̀kalẹ̀ kóònú àlìjẹ́nà ẹ máa lọ sórí ilẹ̀ ayé lápapọ̀ بعضكم لبعض عدو Èṣù adọ́mọ ẹ̀dẹ́ nìyàn ẹbẹ̀rẹ̀ nìyẹn o àmì èdè ọ̀tálẹ̀ ma bára ṣe ìjà Ọmaniyan àti solitan à síra ìmú mùsùlùmí rùn ìjà hmm. láíláí nìjà gbére ní ìjà pílẹ̀ afẹ́ ní tọ́ bá kó sọ́wọ́ èsù tẹ́sù bá bá ti ẹ̀jẹ́ lókù ọlọ́wọ́n àtẹ̀síwájú Ádámù orílẹ̀ lọ lọ yìí o, a níkọ́ lọ lú ọpọrọ rẹ lórí ilẹ̀ o, láàká ìdíkan kọ́ o, àwọ ọlọ́run bá a fi tẹ̀lé ẹgbọ́ bá ń tó ní ayé ìmọ̀nà àwọ ọlọ́run, gúdà, lè ní yẹ́bà sẹ́ máa sọ wọn alápòjúwe ohun tá a fẹ́ rà ní kàtí àmà ń lò láyé tá a wà yìí tí ò ní ní manual bẹ́ẹ̀ gbogbo àṣẹ tẹ́lẹ̀ gbé lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ló ní manual tí wọ́n bá ti tẹ̀lé manual yẹn kò ní rí lò bẹ́ẹ̀ manual ló fi hàn bí lo fẹ́ ti ṣájàbọ̀ manual ló mọ́ kí lọ fẹ́ kọ́ tẹ̀ ọlọ́run wá tẹ́ẹ̀bì lólé ayé yọ́ tẹ̀lé ádámà wá sórí ayé bí ìṣe ń bọ̀ lọ́n fún ẹnikẹ́ni ẹ̀rì fámàní man òmùmíyà gbogbo ẹnikẹ́ni láìwo èdè láìwo àwọ̀ láìwo ìran láìwo ìlú láìwàsù ẹnikẹ́ni tó bá onísorí ìbúrú àbáwà ibn Abbas ad-dalalu fi dunya wa shaqawatu fil akhirah ó ní ilé ayé lèyàn ti sọnù ilé ayé ìyẹn nípa ayé ò ní dàrúmọ́ lọ́wọ́ àlìkíámà yóò sì sàn fún ó ní orí ibúrú àlìkíámà lórí ibú wà ọmọ kú ilé jóná wọ́n jùmọ̀ jẹ̀ láàrùn sórí ibúrú òsórí ibúrú àdánwò lọ́kàn òsórí ibúrú láyé kò sí kíni kò sórí ibú láyé ń bí àdáwò ló wà láyé àti kíyàn sínà alìkíyàmù lórí burú wà abúlábùnà bá gbogbo ẹni kẹba lè tẹ̀lé lànà ọlọ́run ní ìbámbáwọn ànábì ọlọ́run sí mú wá ó ní ọlọ́run ti bá kó ìṣòro méjì ó ti bá mú dání ìṣòro ayé ọlọ́run ti bá mú dání ìṣòro alìkíyàmù ọlọ́run ti ومن أعرض عن ذكري gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀yìn sí tó ń fínánṣẹ́ tó máa jẹ́ ìlànà fọ́mọ ẹ̀dẹ́ èèyàn lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ máa rántí òun pé àlémi lọ́lọ́run tí mo dáyìn lórí bẹ́ẹ̀sì lọ́lọ́run bá yín gbọ́ ó lálàyé lórí bẹ́ẹ̀sì máa sin ọlọ́run bá yín ó ní ẹfẹ́ sòbí ọlálàyé ẹfẹ́ ṣèjọba ọlálàyé ẹfẹ́ nímọ̀ ọlálàyé ẹfẹ́ dásà ọlálàyé ọlọ́mbà wa múrikù mẹ́ fa'inna lahu gbádùn bí ò ní kò gbádùn bó wà nípò agbára kò gbádùn bí ó sípò agbára kò gbádùn kí ló ṣẹlẹ̀ tó pé ó sì erod ànìmọ́nájì lẹ́ẹ̀kọ̀wí ogun rí kò nínú ìlànà ọlọ́run ọba tó dá wọ́n dá ṣúrú yawma al-qiyamati a'ma yóò wá lórí ayé lọ́jọ́ fi kú ah, ní ẹ́ àbúrí ránrọ̀mọ̀ rọ́jọ́ ní kòrò قال قال رب لما حشرتني أعمى àwa béèrè tó bá níwájú ọlọ́run tó pọ́ màkó rí láyé á ní ọlọ́run ọba kí ló dé tó gbẹ́mìnì lápọ́jú lè ní wàkọ́lì kuntu basira wà láyé mo rí náà àmì àwọn tí ọba gbọ́sọ̀ náà bá lẹ́nu wọn fíẹ́ bá dì lọ́jọ́ gbẹ̀dà lìkà àmà wọn ní rí náà ojú yọ́kàn wò kanaba kò sí tí ó fi rí náà bẹ̀ torí pé kọ̀tẹ́lẹ̀ àná ọlọ́run ọba láyé ń bí نعم قال كذلك أتتك آياتنا فنسيتها bẹ́ẹ̀ la bí ni ọ̀rọ̀ ọwọ́ ọlọ́run wá sọ fún yín lénìí a tó sọ fún yín lénìí ọ̀rọ̀ tó lọ́ba tó bá náà tó dé lẹ́gbẹ̀rún ọdún la pa rẹ̀ ó ní ọ̀rọ̀ bí ó lẹ́nì ní bí a bá sọ̀rọ̀ ọlọ́run àwọn yìí gbàgbé ọjẹ́ ká wọn wàkàdálíkà ni a mú ma tún sáà wọ́n náà dẹni ìpàtì ọdẹni ìgbàgbé níbi ọ̀pọ̀rọ̀ àwọ́ ọlọ́run bá sí láyé láwọn òfin ẹ̀sì lẹ́nì وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ó rẹ́sẹ̀ dára san fún èyí iná àlá ma sí gbogbo ẹni kẹ́ńtọ́ Hmm. àti gbogbo àwọn tó sojú àwọn jẹ́ bá kọjá àlà àwọn àpà àwọn bùtùlú àwọn tí ń lùlù àpà láyé ń bí wọ́n náwó àpà ó wọ àpà àdájọ́ ọ̀gbọ́n náà bá gbọ́ irú bá sì ṣe fún ẹ̀ láàṣì fún àná lálìkì àmà wala adabul akhirati ashaddu wa abqa lẹ́yìn àlìkì àmà yìí táàrọ̀ yẹn fún yìí dẹ́ẹ̀ tí ìdébẹ̀ ire ah ashaddu ló le jù nínú yà kí ló jẹ́ orí bẹ́ẹ̀ lẹ́nà lè khaliq khaliq lè káwò ọba tó dá gbogbo nǹkan lónìyà bẹ́yà bá ṣe tó níyà rẹ̀ fẹ́tò bàbá ṣe tó níyà rẹ̀ ó ṣe tó torí díẹ̀ alótọ́nà ìyà rẹ̀ fi lẹ́nu ẹwùlẹ̀ ayé tí a bá ṣe chairman local government tó sì dédé ká ṣe governor kò ṣe dédé ẹ̀ tó dédé ká ṣe president kò ṣe dédé ẹ̀ àpéjú ọmọ nìyẹnu kájọ́ bí ọba tó tayọ arú àpójú báyìí torí ìdí eléyìí ọ̀nà ọba ló tóbi jù torí ẹ̀nìyà ìyá àdá náà ló lè jù wà bọ́kọ́ ìyà tí è sí ìtàní ìyà ẹni máa lọ gbére gbogbo ìyà yóò pè lọ gbére hmm. tí bá ń fi àjẹ́ ìláyé balagbà kan bá fi àjẹ́ ìláyé ìgbà tí a máa tán ẹ̀dà kíyàn kú sínú yà hmm. tẹ́mi ìbá ti lọ wọ́n fi àjẹ́ wá kú ẹwà àwọn alágbára ilé ayé wọ́n fi àwọn ìjẹ wọ́n fi ìyà jẹun ìlẹ́wọ̀n tó ti kú ìyà kan ni tàbí kẹ́rin tó fi àjẹ ní okú ìyà kan náà ṣùgbọ́n lọ́wọ́ bá tàn sọ kìí kú kìí tán bàbá fẹ́ bẹ̀rù ìyà dáyọ ká bẹ̀rù ìyà ọlọ́run àṣádù àṣádù wa abẹ́kọ́ ó lé ìsìnàbẹ̀gbẹ̀rẹ̀ nígbà tí àwọn afọ́nimọ̀ tafsir tí a ń tẹnu bọ ọ̀rọ̀ yìí ní tá à ń pè ní sẹ̀mí ìlàyé ló wọ́n ṣàtàdọ̀ ń ká àpéjú ẹ̀ láàárín hmm. bílù láwàáyé àwa tí a ti ẹ̀jọ́mọdé táwọn kan tó jù wá lọ níbi ogójì ọdún sẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn a máa mọ̀dùmọ́dùn Nàìjíríà yìí Nàìjíríà dáa jù báyìí lọ káwá òbí ẹba dé torí díẹ̀ àwọn ìdí ìlọ́pàá bẹ̀rẹ̀ pé ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ bára wa sọ̀rọ̀ àsìkò tó láti bára wa sọ̀rọ̀ tó wá la fẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kí la fẹ́ kó ṣẹlẹ̀ látara rẹ̀ ìyẹn pè ní alihada alihada aims and objectives aims and objectives fún tẹ̀sílẹ̀ wọ́dún a ní àwọn àsùtá àsùtá àkọ́kọ́ tí ó ṣe pàtàkì òun náà ni pé tafsiri yìí ibaratun an dawrina wa musharakatina fi islahi mujtama'ina kal muwatinin as-salihin alladhina yuriduna al-khair wa taqaddum li biladihim náà ni pé tafsiri afẹ́kó ṣàǹfààní pé àwa yìí àwa tá a jẹ́ mùsùlùmí àgábí tá a wà ní mọ́sálásí wa tá a wà yìí àwa náà fẹ́ kópa nínú bó ni àwùjọ wa sì lè dà kalmuwatinina salihin gẹ́gẹ́ bí aráàlú rere gẹ́gẹ́ bí citizens rere good citizens good citizens of this country tó nífẹ̀ẹ́ dáadáa alladhina yuriduna al-khayr wa taqaddum li biladihim tó nífẹ̀ẹ́ dáadáa àti ìdàgbàsókè fún ìlú ẹ̀ a nífẹ̀ẹ́ ìlú yìí a níbùmí ká nífẹ̀ẹ́ ìlú ilé ṣe ìkà kékeré rẹ̀ sáà mùsùlùmí adébúwá Muhammad sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ anábà Ibrahim ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ níjọ́ tí anábì fẹ́ kó ní Mákà tí wọ́n fẹ́ lé anábì kó ní Mákà wọn kèfèrí anábì

لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا صلى الله عليه وسلم أنا بنفعل مكة تقبى تفكون نقول دابي الله أكبر إن أجو دابي ليه gbogbo tẹ́ bẹ lókè òkun Amẹ́ríkà ni Canada ni Britain ni France France ni Holland ni gbogbo bí jẹ́ wà lórí ayé wọ́n gbádùn lọ́hùn ó wà lẹ́bí wà ń lú wọn ẹwà wá náà dájọ́ mọ̀ lókè tá wà lẹ́kù àwọn abúlé wa tí ó sì náà bẹ̀ bàbá débẹ̀ agbádọ̀ jùlé ìpè lọ àdámàlì àríjọ́ kẹ́nìkan wá láti Mọ́kà sí Mọ̀dínà ó wá ń ròyìn maka wá ń ròyìn maka àwọn ará maka àtẹwà mọ́dínà wọ́n tún béèrè anábìnrin dákẹ́ dákẹ́ ọkàn fẹ́ máa sunkún Allahu nìyẹn ìlú táwọ̀ fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ wa lọ táàbí nínú ọ̀rọ̀ nínú nínú ìwà táà fẹ́ fún gidi tó gbọ́ kò gbọ́dọ̀ fi ìlú rẹ̀ ṣeré gbogbo àwọn ànábì ọlọ́run pátá ẹ̀kàtà wọn ẹ̀kàtà nóhù ẹ̀kàtà sọ́ọ̀lù ṣùáì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rì pé wọn àmúlù wọn kékeré torí ìdí ọdí ọwọ́ wa inú táwa náà fẹ́ fi ọ̀sẹ̀ ọdún sọ̀rí náà ni pé afẹ́fẹ́ bá nífẹ̀ẹ́ ìlú nítorí wáyé ká wá bára ìlú ìsọ abasọ olórí àtọ̀mọlẹ́yìn pẹ̀lú gbọdọ̀ ọlọ́run táàtò dúró sí ní ìlérè tó bá fún aláǹfààní àtọ́kàdé ní ọ̀la àtẹ́ńtọ́sọ̀rọ̀ àtẹ́ńtọ́gbọ̀ọ́ أستغفرك وأتوب إليك آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم